ìgbà tí ọ fẹ́ jáwẹ̀ ọjà torí ara rẹ̀ lìmọ̀sálátì ha wọ̀lmọ́sátì wàlàdéyìmá àtọ́rọ̀ta wà àtọ́rọ̀ta lìmọ̀sálátì ìmá wà sọ́tọ̀ wàlàdéyìmá tó yẹ pọ̀nà méjèèjì àtẹ́tọ́lóyúnú àtẹ́tọ́mọ́lọ́ torí ọmọ òun ni wọ́n fi jáwẹ̀ àti torí ara apákàáfà ní àwọn tí ní ọ̀rọ̀ wọ́n ní olè yughollab janibul ya ẹkí ọmọ bọnú rẹ̀ tá a bá sì ti kí ọmọ bọnú ti ti ya ibi tá padà sí náà níbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wípé tóbìnrin bá jáwẹ̀ nítorí ara rẹ̀ tí èsẹ̀ torí ọmọ ìdájọ́ aláàrẹ̀ náà ni ìdájọ́ kí ni o ìdájọ́ rẹ̀ yóò gba àwẹ̀ padà ni ọ̀rọ̀ àkọ́kọ́ nù ọkàpẹ̀ mẹ́ta ọwọ́ akọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé láàtìbárọ̀ lè masalati ìlúwálìdà ààni ìlúmọ́rọ̀dì àwòlùfẹ́bìlà obìnrin tó lórí àtọ́bìnrin tọ́mọ̀ lórí ààbùkátà àkáwò kí ní ọ̀tọ̀ ní ẹ̀já wẹ̀ ṣe torí ọmọ àti torí ara wọn ni no tí a méjèèjì ọmọ kò náà ni lè ètò àm wọ́n máa bọ́ aláìní kọ̀ọ̀kan fọ́jọ́ kọ̀ọ̀kan kò sì ní sáwẹ̀ padà wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àwọn lẹ́rí wọ́n ní ẹ̀rí àkọ́kọ́ táwọn ní òun náà ni afọ́rọ̀blábà Abbas radiyallahu ta'ala anhu àrùn sọ̀kalẹ̀ gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ ààwẹ̀ ọba dẹ́dà ó se tàyírù fún wa pé ẹ máa gba Ramadan o ṣùgbọ́n tó bá lágbára àti ìgbà náà tí ó tó wá ẹn tí ọba lè gbà lásìkò Ramadan tó bá padà ní Ramadan o ṣùgbọ́n bá tó lágbára àti ìgbà náà tí ọba fẹ́ gbà èmi ọlọ́run gbà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kọ́ máa bá bọ́ aláìníkan fún àìgbáhùn kọ́ máa bọ́ kí ni o aláìníkan dojúmọ́ jẹmọ́ bí mo fẹ́ ká gbé dada ní o tẹ́lẹ̀ ẹ̀lẹ́gbà ti yáyà kọ́kọ́ sọ̀kalẹ̀ ààwẹ̀ ojú méjì lọ wà nǹkan kò ṣe mí ààrẹ ò ṣe mí tí má ti gbà àwẹ̀ fọ́lọ́n mo ti bọ́ lọ́jọ́ kan nù tí ọmọdé è pé ọyẹn tí ìbá ti fẹ́ gbà mẹ́ ìmọ̀ bọ́ọ̀yàn dìpò rẹ̀ mo sì lágbára àti فمن منكم مريضا على سفر فعيدة من أيام الأخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين ọlọ́wà ní ṣùgbọ́n fọmọ́ntà tó wà fẹ́ràn ọwà fẹ́ràn láì ṣùgbọ́n kẹ́ ẹgbàwẹ́ mọ́ láìkì jù tẹ́ ẹbá lágbàrà àti gbà tẹ́ ẹbọ́yàn ma á gbà lọ́wọ́ yín o ṣùgbọ́n kẹ́ ẹgbà ní mọ́síkẹ́ ní mọ́ láìkì jù kó tó di pé ọlọ́run wá padà sọ di ọ̀rọ̀ yẹn wípé gbogbo ẹgbà ti lágbàrà àti gbà ìyọ̀ndá kẹ́ ẹbọ́yàn mà ó ní ẹwọ́ ayà ìdáadáa káàná tí rò sọ́tàn bí sheikh alkebir walmọ́ràtí alkebirọ wàhùmá yùtẹ̀kọ́ ní sọ àyúkìrọ wà yútìrì máa àkúrì yọ́mì mìsílẹ̀ ayà yìí ọ padà ń sẹ́kú ẹgbẹ́sẹ̀kọ́ lọ parẹ́fẹ́ o àbí ń tọ́mọ lọ ìdá ọ́fàtà ìta àfiwá túmọ̀ ayà ìbẹ̀rẹ̀ nù tọ́lọ ní ẹgbẹ́ ńkà rẹ̀ nù yí wọ́n jẹ́ bá ọ̀sọ́rú ààrẹ hùn yíwá rẹ̀ torí ọjẹ́ afẹ́kọ̀ọ́ bá sọ ní ìdá ọ́fàtà ìtẹ́gbẹ́rún sọ̀sọ́rọ̀ nù tó bá jẹ́ pẹ́rù bá ń bà wọ́n àti sọpọ́nà méjì rẹ̀ lọ́gbà wà ti ṣe mírí àbẹ́yàn tó ká wà láàmbọ̀ ààrẹ ń tẹ́ẹ̀bá ṣe báyìí tẹ́ẹ̀bá ṣe ààrẹ ń fine ibn Malik kìí sí al-Ansari o al-Ka'bi min Bani Ka'b صحابي جليل هذا الحديث أخذ من أحمد في المسند وآل سنن الأربع في سننهم رحمه الله الجميع إمام أبو داود بديثي وإمام تسير بوا إمام نسائي بوا ابن ماجه بوا إمام محمد بوا أنس بن مالك ni alikabi olóṣọ́lọ́bà wọn sọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ wà ní inna Allah ta'ala wada'a as-siyama anil ṣubula walmurfi fúnra ọba dẹ́dà ìlọ́gbà àwẹ̀ kúò lọ́wọ́ obè tọ́bọ̀lúyúnú àti obè tí bá ń tọmọ lọ fúdí èyí in tí wọ́n sì náà ni pé kí wọ́n bọ́ ọ̀yàn in tí ó kù lọ́rùn wọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta alqawl bitakhir bẹ́yìn alkọ̀dọ̀ ìwọlé ìtàn wọ́n ní ọ̀dọ̀ obìnrin ìlọ́rọ̀ wà olóyún ọ̀dọ̀ rẹ̀ lọ́rọ̀ wà ọ̀tọ́mọlọ́ ọ̀dọ̀ rẹ̀ lọ́rọ̀ wà ọ̀rọ̀ kẹta ní wọ́n ní kí ọ̀rọ̀ tí bẹ́lọ́dọ̀ rẹ̀ wọ́n ní níbọ̀rọ̀ aléhì mẹ́lẹ́kọ̀ọ́dọ́ fakọ̀t bí ìtàn obìnrin tó lórí orí ìtọ́bẹ̀ ìjáwẹ̀ gbogbo iye ọjọ́ tó bá já yọ́ bà padà ní o obìnrin tí tó mọ́rán ìtọ́bẹ̀ ìjáwẹ̀ gbogbo ọjọ́ tó bá já yọ́ bà padà ní o ó ní ọ̀rọ̀ ewu náà sì ni àwọn mímọ̀ olùlọ̀pọ̀lọpọ̀ wọ́n fi sí jù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni wọ́n fi sí jù wípé obìnrin ọmọ san àwẹ̀ padà wọ́n ní ẹ̀yí tẹ́ ní kọmọ bọ́ọ̀yẹ̀ ní kọmọ sàwẹ̀ padà tó tẹ̀ sọ́bẹ̀ wọ́n nítorí wípé yàtàtà bá Ramadan wọ́n yàtàtà bá wà tàbíkọ́ mọ́ tọ́mọ́ lọ tọ́dún lọ́dún rí níwà tó wọ́n fẹ́ gbà wẹ̀rùn padà in tó jẹ́ káwọn ọmọ fẹ́ yọ ọ̀ràn lọ́rùn rẹ̀ ó ní fàì wa wọ́n hadithu abdullahi abbas rọ́dí alọ́rọ̀ tó ní ayé ìyọba dẹ́dọ̀ ọ̀parẹ́ o ṣùgbọ́n sẹ́kù fún àgbàlagbà ó sì sẹ́kù fún àgbàlagbà ọkọ̀ àbágbàlagbà obìnrin bákan náà obìn tó ń tọ́mà lọ àti obìn tó lóyúnú wọ́n ma bọ́ọ̀yàn kò ní máa gba ààwẹ̀ padà nítorí wípé ìtààmù tàn fẹ́ fi sí tàn fi sí wọ́n fi sí torí mọ́sálà kàtí bẹ̀rẹ̀ àwọn àfà kí ni mọ́sálà ọ̀run o ní pé gbogbo ẹgbà ti jáwẹ̀ nítorí ẹlòmíì nǹkan méjì lọ́mọ̀ wà rẹ̀ tó máa dáwẹ̀ padà yóò sì tún máa bọ́ọ̀yàn torí pé kèése pára rẹ̀ ọ̀gbíáwẹ̀ tó sì pé n tó fẹsẹ̀ rí lẹ̀ jù ní ọ̀rọ̀ náà ni wípé kò ní bọ́ọ̀yàn yọ́ ma dáúbáwẹ̀ ni wọ́n lẹ́n tẹ́ ẹnìkan bá kó núna ọwá ní kóhùn tó lè yọ àkóhùn jáwẹ̀ ẹ̀hùn ọ̀dá ṣe ẹ̀gbọ́n ìjẹ́kọ́ òsì ọ̀dá sí kó máa wá kú ní ọbádà náà ẹ̀mọ̀mìnà ọba mọ̀mìnà bá jẹ́ oúntọ̀ tó bá fẹ́ gbáwẹ̀ mímọ̀ tí ẹ ti mọ̀ pé yóò pẹ̀lẹ̀ gbáwẹ̀ padà ó ní òjè kí abúlé àbáṣì ọ̀dá àkọ àwẹ̀ mẹ́ èyí ò nìkan kọ́lẹ̀ hadithi anẹ́sì anẹ́sù gara ibùn malika ní káàbí ilá bukata sí wọ́n ní ọba dẹ́dà ti mú àwẹ̀ kúrò fún obìnrin tó lóyúnú àti obìnrin tí ń tọmọ lọ hadithi gan ló bá hadithi àwọn ibi ti mú ẹ̀ mú láti bẹ̀rẹ̀ ẹjá láti ní وضع عن المسافر شكل الصلاة والصوم وعن المرض والحبلى الصيام أو الصوم والله قالوا ما رسول الله صلى الله عليه وسلم أو أحدهم كريما bí anẹ́sù ti parí àdísì yẹnu anẹ́sù ni anẹ́bì sọ fún ìlọ́bú ìlàjì ìrún kúrò fún ẹmbá ń sẹ́rìn àjò ìrún tó bá jẹ́ ìrún rákà mẹ́rin fún ọba dẹ́dà ló mú rákà méjì kúrò fàní ní àjò àìlá rẹ̀ oníkòdí méjì àlàsáì rẹ̀ oníkòdí méjì ìṣáì rẹ̀ oníkòdí méjì wàsúnù fún ọba dẹ́dà ló tún mú àwẹ̀ kúrò fẹ́ni tí méjì ajẹ́pẹ́ gẹ́gẹ́ tí wọ́n bà nínú Ramadan tí ó sì wà ní hálù yẹn tí ó wà ní ìṣesí tí ó wà ní pé oyún ilé jẹ́ wà láfá tí ó wà ní pé ọmọ ẹgbẹ́rẹ̀ ilé jẹ́ wà láfá ọba adẹ́dà ló mú dada àwẹ̀ kúlọ̀rún wọn gbà èdè mú dada wọ́n sọ padà kúlọ̀rún mùsáàlù àtàwọn tó jọ papọ̀ òmùkó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n tún wá sọ wípé obìnrin òní ìpàdà yìí yọ́ ma bọ́ọ̀yà ní ẹnuwọn náà tókó imamu Lays rahimahullahu ta'ala àti alifisir imamu Málíkì náà bá wọn lọ́m̀bẹ̀ wọ́n ní obìnrin tọ́pá lóyún àti obìnrin tí ń tọ́mọ lọ ìyàkọ́yẹ wọ́n ní ẹni lóyún nìkan ní òní máa ní ohun tó ní bọ́ọ̀yà tàbí àkọ́kọ́ bọ́ọ̀yà torí ń tí ń ṣẹlẹ̀ sí hamluha mọ̀tẹ́sìlú fi ojú yóò ṣe é jákò lára rẹ̀ ṣùgbọ́n tí ń tọ́mọ lọ ọmọ ṣe é jákò lọ́wọ́ ọtí ẹ̀ pẹ̀lú ọwọ́lòmí tó lè bá fún lọ́yàn tàbí kọ́wọ́ta lẹ́tífù kọ́wọ́n jẹ́ ní fókíní fọ́mọ fún dé ìkáró wọ́n tún mú ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì àwọn akọ̀ bàbá òṣèmí rahimahullahu ta'ala wọ́n jọ mọ́sí aláì títítítí wọ́n jọ wọ́n jọ wọ́n jọ wọ́n wá ní èyí táwọn náà fi ń ṣe lọ́m̀bẹ̀ o ní gbólò pé obìnrin ọmọ sàwẹ̀ padà kò ní bọ́yàn kí láàdé wọ́n ní ìdá kánil kọ̀rọ̀ kásán àmàn afọ́rọ̀lẹ̀ ọdúrin ọba adẹ́dà ọjà kágbà àwẹ̀ padà kọjá kò lára ẹni tó lọ́ndà fún pé kọjá àwẹ̀ nítorí in tí ó fara ní tó sì dájú tànà ní márọ̀dín àwùsáfàrin ẹn tí ara rẹ̀ ọ̀yá tàbí tí mẹ́lájò ọba adẹ́dà in فعدم سكوت القضاء أمن أفطر لمجرد الراحة من باب أولى ẹn tó wá jáwẹ̀ àtẹ̀kú tí ààrẹ bá ń sobìnrin tó bá jáwẹ̀ ìdájọ́ aláàrin ni a ní wà lámbí léyìn ìǹkẹ́kọ̀ òsí ọ́ ọwá jáwẹ̀ nítorí ọmọ ààrẹ ìwọ̀ jáwẹ̀ láti wá láàfíà fún aláàfíà ni ẹn tó jáwẹ̀ nítorí pé ń sá fún ààrẹ ń sá fún ìnira tí ìrántì ti dájú wọn ò bó tí wọ́n tó wá ń dáwẹ̀ nítorí pé ọ̀wọ́ láti àkàláfí àwọn wà bó ọ̀wà tí ìrìà gbónùn tí a sọ wípé àtàbù ọmọ àṣẹlẹ̀ obìnrin ti lè wà lóyún ó tún ti lè máa tọ́mọ lọ ó tún ti rà gbọ́mà anábì sallallahu alaihi wasallam tí kò ní ẹran sí à wà lẹ́yìn ọ̀dà rẹ̀ jẹ́ àfi sahih ìdá bukọ́lù na hadith umul mu'minin aisha radiyallahu ta'ala na rọ̀dọ́ha ya wá ìṣà ni ó sì rọ̀rọ̀ wọn sọ̀rọ̀ jọ́kan ó sì rọ̀wọ́ ni mamata wà ìṣẹ́ yàrún sọ́rọ̀ ma ánìwò wàlí yìí gbogbo ẹ̀ ń bá kúnnú yí tọ́bẹ̀ láwẹ̀ lọ́rùn ara alẹ́ rẹ̀ ọba àwọn àfọ́ mímọ̀ tí ó jẹ́ àwọn aládìsì wọ́n ní bàtàrà bí ti sọ̀rọ̀ ìkalẹ̀ àjẹ́kọ́lì ìfẹ́ yọ nǹkan míwà nínú àwọn ìbádàtà máa fara ṣe tí ìgbà nìyàbà tí ìgbà ẹ̀rọ ayẹ̀ṣe ṣùgbọ́n wọn ìbádàtà ń fara ṣe tó bá kẹ́yìn ọ̀bá ayẹ̀ṣe ó tó wáwà Ànábì sallallahu alaihi wasallam ó wà níjọ kan fàkí àti sọ ìdàmbọ̀kọ́ ìdàmbọ̀kọ́ ìrẹ́ ànàbí iná àbí oní iná farí gọ́tàlọ́ aláìbádìí bil hajj adọ́rọ̀ àbí ṣàbíọ̀rọ̀ òfin ọlọ́run tí ẹ̀rọ sáájì fún mi maka ìgbà tí a yẹ̀rọ sọ̀kàrẹ̀ bàbá àtẹ̀mí ti dàgbà o láyé fútù àlárọ̀ ọ̀dà wò lè ṣẹ́gun àti kíkẹ́ mẹ́ta mẹ́rin ó mú wọn ẹ̀sùn ìràmọ́ lórí ẹ̀jẹ̀ mọ́kàtà ti ṣiṣẹ́ bábùrìṣẹ́ náà iṣẹ́ gidi náà nìṣẹ́ yìí afà hujju anu se èmi ọmọ rẹ̀ lè bá sí ájì ànàbí ni náà o lè bá sí wàjí wọ́pí sọ ibn ìmìnà àdíjá àbábás àdúrísà àṣílámù nígbà tí sí ájì rẹ̀ lọ gbọ́gbọ́tẹ̀ lọ pé labbaika an shubruma labbaika an shubruma ọlọ́wọ́ báwo ó wá láti fọ èmi kí mo ní o shubruma ló ní o àbí bá pè ànàbí ni irú tẹ́lbíyàwó ló ń ṣe hal hajjat tí wọ́n ọlọ́ọ̀tí mọ́ǹfà ní bẹ̀rẹ̀ wọn tí ìṣájú àríbí ni hajj adọ́psì tó mẹ́ta hujjú àwọn ṣubúrúmà nínú islamu ẹn tí ó bá ti sí ọ̀rọ̀ ó ṣe ọlọ́run sọ pé kọ́kọ́ sí ájìtì ọya mẹ́ tí ń jẹ́ ní ìsìn ìsìn sára rẹ̀ ń bọ̀ bá yá bọ́bájọ́rú tí bọ̀ bójẹ̀ múlẹ̀ wá sí ti ṣubúrúmà àkọ́kọ́ pí à wípé a lè gba àwẹ̀ fún ẹni tó bá láwẹ̀ lọ́rùn tó sì jáwì ọ̀ranyàn àtàwẹ̀ lérí àwàmọ̀ ta ni ọwà àgbà àkọ́kọ́ ẹni tó bá ní gbà wà ní yúhu annabi ni wà ní yú rẹ̀ tòótọ́ bẹ́ẹ̀ lórí tó kọ́ sẹ́sàn ọ̀pàdé ọ̀nà bá wípé ẹgbùn tí mo ní ẹ̀pìn ẹ̀pìn ọlọ́pàá ìsọ̀kalẹ̀ nígbàgbọ́n àti súnà ní ìgbò sàrẹ̀gbẹ̀rẹ̀ ṣẹṣẹ́ o fàmílbà kíyà in tó bá kù fàlẹ̀ áúlá ẹn tó bá súnmọ̀ jù níkùn lákọ òun ní kẹ́ fún o kọ́dà pàṣẹjú kan àrí wàlíyù náà wàlíyù náà ni ẹn tó súnmọ́yàn torí pé wàlíyù bí máa náà kúrò bù nínú hadithi àwọmọ̀ ẹni tí ó wá súnmọ́kù jù ẹjọ́fẹ́ gbogbo rẹ̀ àwọn apákàfà nínú kọ̀ríbù ẹbí rẹ̀ náà ni ẹ ọ̀rọ̀bẹ́ àwọn àfáà wá jí oyé hmm, wà pé àdídì sọ́kìí ṣẹlò ní ìwò bá mẹ́ta ẹmbà kú wà lè ìsì àmútọ́láwẹ̀ lọ́rùn sọ́ọ́mà ánú wà ní yíwú wà ní yíwú rẹ̀ alásùnmá rẹ̀ ẹni rẹ̀ ẹni tó mọ̀pọ̀rọ̀ rẹ̀ bá kan òun bí wọ́n bá ṣe ń pin tó rẹ̀ bá kan òun kọ́ yá bá gbà òun a pé kò sí wàhálà mágàjì ẹbí ọ̀rọ̀ délẹ̀ oní Ramadan 28 lọ́rùn bàbá ní sọ́kúrò ní ọ̀sẹ̀ gbà fẹ́yìn náà agbára wọn swala. àwọn tí ó jogún kọ́ wọ́n náà jọ ní agbára wọn ògbé nínú ẹbí wọ́n lè ha wọn rí ha nínú ẹbí wọ́n gbé lè mọ́ àwòrìyẹ wà e e ara wa àwárajọ wa àtúnwàmọ́ sí ẹ̀dẹ̀dẹ̀ wà ní kọ́dẹ̀ fún gbá wẹ̀ ní àwọn àfáà ní wọ́n lè padà wá sí ìtì àmùfẹ́ tó kù wọ́n máa bá bú ẹnìkan fún kíni o fún ọjọ́ kan kú sí ẹnìkan ní àwọn àfáà tó pọ̀ pàdẹ̀dẹ̀ pé tẹ́ẹ̀bá ti bàbá wẹ́ karójú rẹ̀ náà wáyé pé bó ṣe rí ńlá bá ṣe bàbára rẹ̀ ni a ní máa rí awuyewuye lójúmọ́ àwọn mọ̀ torípólóyún ní torí pé ká ní bíbọ̀ gánjọ́ rẹ̀ lọ́rùn rẹ̀ táàbà fẹ́ sàbòsí ká túnṣù lẹ́sàlẹ̀ kòkò ọkọ rẹ̀ ní orí iná ní bọ́ padà ọkọ rẹ̀ gbogbo ẹmbá tí mímọ́ sí aláhùn ìyàwó kọ́ ní ọmù owó rẹ̀ nítorí pé ọlọ́pí wà àlálífọ́wọ́lúwúdìláhù rífkù húnná wàkíṣọ́tún nà bùràrù àwọn tí a lóyún inú tí a bímọ fún gbogbo tí ọrún ọfàwà àtọ́tí tọ́lọ bá fàwà ọrùn ọlọ́wà ẹ̀yìn náà lẹ́nàwó lẹ́nàwó rẹ̀ so gbogbo ẹn tó mú mọ́ṣálà pé obìnrin ọmọ bọ́yàn padà ẹ lọ sí gbogbo owó tí àwọn yìí ti ná ẹ̀dá padà fún ṣùgbọ́n o lẹ́yìn tẹ́mì fi ń sin ọba àdẹ́dà tí mo fi ń sin lọ́n tí ń sì sọ pé ah, gbogbo tí mo kà àtẹ̀rí tí mo rí lórí rẹ̀ o lélẹ̀ ó bí ò ní máa bọ́ọ̀yàn o yọ́ gbà àwẹ̀ padà ní o bí bá ṣe ń lè gbà bọ́gbà àdẹ́dà bá fún láàyè rẹ̀ padà nígbọ̀ tọ́tọ́kọ̀ bá bẹ́m̀bẹ̀ táàmù tí ń tọ́mọ lọ ìdọ́bá ṣe gbà mẹ́ kọmọ àgbà táàmù tí tó lórí ìpàṣẹ́bà kọ́ sáàmà àmàyè rẹ̀ tọ́lọ ń bá fún lẹ́mì gígùn tó di pọ́ ọdá owó ọmọ ẹdúó ibi ọba gbàdé ẹbí mẹ́lẹ̀ ibi ọba gbàdé àti ojògbọ́ mẹ́lẹ̀ ibi ọba gbàdé àwà mọ́sálásí o jẹ́mọ́ èwo lọ́wọ́ fòbin dáadáa yóò sì kí ni o ni ó di àbá fúnra ó ń sí ọlọ́run ọlọ́run ti fi bá ni yanjú ọ̀rọ̀ wípé máa tàwà alẹ́ ìsìyà sọ màá nìho wọ́n lè yìí ẹ bá kú tọ́bẹ̀ ní ààwẹ̀ lọ́rùn tọ́já àwẹ̀ wà lè yìí ẹ tọ́ bá ẹni rẹ̀ tó súnmà kọ́yà àbájá padà o kọ̀ọ̀kan wa àtọ́jẹ̀ fún gbogbo wa lá àánú òkú mọ́ ṣe wá àánú ara wa sì ní ṣe wá èsà àánú òkú gẹ́gẹ́ torí kọ̀sẹ̀ ń bá di kọ̀sẹ̀ ń tọ́bá di tọ́kẹ̀jì o nígbà tí kù tán ọ̀rẹ̀ tí ká kíníkà ọmọ gẹ́gà tí ó gbówá bá igbó ohun ilẹ̀ ọ̀rọ̀ èmi náà gbọ́ ẹ̀ẹ́mí ẹ̀gbọ́n kẹrẹ jẹun wọ́n tún tó kọ́dá padà náà ó kọ ilé ń dáadà ó lè jẹ́ àlìjẹ̀rù kò sí déyò ní yímọ́ ó jẹ́ àkọ̀bí bàbá rẹ̀ sọ pé tọ́ ọ̀bà dúró bàbá yí wọ́n dèdèkúdè mọ́tímọ́ ní ọkọ̀ àdájíkọ̀ ẹ̀dájíkẹ̀ mọ́ sí kíám lẹ́yìn ọlọ́run sí ajẹ́jẹ́ o yá tàn rẹ̀ o lọ́wà fún yọ̀nà الحمد لله الذي خلق السماوات بغير عمل ورفع السماوات بغير عمل خلق السماوات والارض وجعل الظلمات ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمتنا أوصي ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصيته إلى الآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تأتون إلا وأنتم مسلمون أمة الإسلام لقد بلغ هذا النبي رسالة ربه سبحانه وتعالى حتى تبرأ ولا محجة لدعاء نقية ومن ذلك أن الله سبحانه وتعالى أرضى لأهل الأمة صيام شهر رمضان في السنة الثانية وصوم رسول الله وصام أصحابه وعلمهم أحكام الصيام ومن ذلك ما تعلق بالإطعام والقضاء فقد اختلف العلم في المرضع والحبلى إذا أفطرت هل تطعمان عن كل يوم مسكينا أو تقضيان أو تجمعان بينهما أمة الإسلام للعلم في هذه المسألة أربعة أقوال والقول الأول القول بمراعاة مصلحة أو القول بمراعاة سبب الإطار إذا كانت المرأة الحامل أو المرضي إذا أفطرت خوفا على نفسيهما لا على ولديهما فإن عليهما القضاء على القول الأول لأنهما كالمسافر وكالمريض أما إن أفضرت لمسحلة لديهما فإن عليهما الإطعام لأنهما أفضرت لمسحة الغير لا لمسحتهما أما إذا أفضرت بمسألتهما والمسألة ولديهما فإنه في هذه المسألة يغلب جانب الواردة فيكون الحكم كحكم القول الأول في هذه المسألة أما القول الثاني أن عليهما الإطعام فقط دون القضاء والقول الثالث القول بالتخيير إن شاءت أفطرت وأطعمت ولا تقضيان أو تقضيان ولا تطعمان والقول الرابع هو أن عليهما القضاء فقط دون الإطعام فدونكم أدلة لكل قول من هذه الأقوال أقول ما تسمعون أستغفر الله لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن قول الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم أمة الإسلام وهكذا كانت الأقوال عند أهل العلم من زمان ولكن أصحاب القول الأول احتجوا بقول الله تعالى فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر قالوا هذا للمسافر وللمريض إذا أفطرت المرأة الحامل كان بها أو الحبلة لمرض كان بها فإنها تقضي الصوم بعد رمضان كالمسافر أما إذا أطرت لمسرة بينهما فقد جاء من أثر بن عباس رضي الله تعالى نرضاه في قول الله تعالى وعلى الذي يطيقونه فدية طعام مسكين فقال بأنها كانت رخصة للشيخ الكبير والمرأة الكبيرة وهما يطيقان الصوم أن يفطر ويطعم مكان كل يوم مسكينا وفي رواية ويطعم عن كل يوم مسكينا والحبلى والمرضي إذا خافتا على ولديهما أفطرتا وأطعمتا واحتجوا أيضا بحديث أنس بن مالك الكعبي رضي الله تعالى رضاه أن الله سبحانه وتعالى وضع الصيام عن الخدلى والمرضي والقول الثالث والقول بالتخيير والقول بالتخيير هذا بعيد عن الصواب في هذه المسألة والقول الرابع الذي أدين به ربي سبحانه وتعالى على أن عليهما القضاء فقط دون الإطعام فربنا سبحانه وتعالى ألزم المسافر الذي أباح الله سبحانه وتعالى له الفطرة لعذر شرعي لمشقة مبينة فربنا سبحانه وتعالى ما عذره بعد رمضان من القضاء وما أسقط عن حقه القضاء القضاء فأمره بالقضاء فإذا لم يسقط القضاء عمن أثر لعذر من مرض أو سفر فعدم سقوطه ممن أثر لمجرد الراحة من باب أولى وكذلك أجاب العلم عن حديث مالك الكعبي بأن هذا الحديث مبدأه يفسر بل أوله يفسر آخره لقول صلى الله عليه وسلم إن الله تعالى وضع شطر الصيام عن المسافر وضع عن المسافر شطر الصلاة والصوم وعن الحبلى والمرض الصوم فربنا سبحانه وتعالى ماذا وضع عنهم جميعا إنما وضع عنهم وجود أدائه أيامه أما سقوط عنه والعدول عن غير القضاء فهذا لم يرد من هذا الحديث أمة الإسلام وكذلك الذين قالوا بالإطعام للحبلة والمرضي اختلفوا في المرضي والحبلة وألزموا المرضي بالفدية ثم أخرجوا الحبلة باحتجاج أن الحمل متصل بالحامل وأن المشقة في هذا متبينة أما المرضي جاز بل لها أن تسترضع لولدها ولكن الحق حق أن يقال ففي هذه المسألة ما أيدت العدلة إلا القول الرابي لمن أمعن النظر في أقوال آل العلم فليراجي من شاء الازدياد في هذه المسألة إلى ما كتبه للعلم في الفروق في هذه المسألة لكن رسول صلى الله عليه وسلم قلنا لكم بأنه وعد الأمانة جاء في الصحيح من بخاري من حديث بالمؤمنين عائشة رضي الله تعالى نرضاها قالت رسول الله صلى الله عليه وسلم من مات وعليه صيام صام عنه وليه فكل من مات حتى رأينا من العلم من قيد هذا الصوم بصوم نذر لا بصوم فرض ولكن الرسول صلوات الله وسلم عليه في التعبير هذا فإنه يتكلم عن صيام أفرد وغيره بقوله من مات ولي صيام صام عنه وليه وإلى غير من الأدلة واحتجوا بأن هذا من العبادات البدنية لا تقبل النيابة نعم رأينا من العبادات البدنية ما قبلت الثيابة بدليل من الشارع هذا الذي جاء في الصحيح من حديث عبد الله عباس رضي الله تعالى عنه في قصة مراجعة النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن فريضة الله على عبادي بالحج أدركت أبي شيخا كبيرا لا يفضل الراحلة حتى حج عنه قل حج نعم، حج حجي عنه وكذلك جاء في الصحيح أيضا كذلك فيما تعلق بالصوم أن رجلا نحن سلام قال رسول الله إن أمي ماتت وعليه صيام شهر وفي رواية صيام 15 يوما إلى آخر ما جاء من هذه الحديث فالنبي صلى الله عليه وسلم أثبت لمن سأله أن يقضي ما على أبيه وعلى أمه أو على أبيه وعلى أمها من دين الله سبحانه وتعالى وشبه بما قدوا النفس ما بينهم من الدين فالدين لا يقتضي قضاؤه القريب أو البعيد وإنما المهم أن يرتفع الإثم والمتابعة عن المدين فهذا هو الحق لذلك شبر صلى الله عليه وسلم هذه الأمور بالديون إن غلب بين الناس فقال فدين الله أحق أن يقضى فنسأل الله الذي لا إله إلا هو أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعل عملنا خالص الوجه الكريم وأن يذلنا تحت ظل عرشه يوم لا ظل إلا ظله نسأله سبحانه وتعالى أن يتقبل منا وأن يجعلنا من عباده المقبولين ونسأل سبحانه وتعالى يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك على الدين اللهم ربنا دمر أعداءك على الدين اللهم ربنا كننا مؤيدا ونصيرا ووفقنا وردنا إليك ردا جميلا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين